الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ibi tí a ti dúnibí àwọn àlàyé tí a ń ṣe fún ara wa wọ́n ni al'amalu bil Qur'an wal hadith wọ́n ni gbogbo kata bá ti fẹ́ ṣe níbi ẹ̀sìn ìrànwọ̀ bá subhanahu wa ta'ala kuma bá al-Qur'an kuma bá mu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kuma bá ojú ọ̀nà nabuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam kuma bá mu tó ti pé iṣẹ́ ta fẹ́ ṣe yẹn náà ó gbọ́dọ̀ jẹ́ ipé èyàn ń ń torí Ọlọ́run Ọba nìkan ikhlasi gbọ́dọ̀ wá ń bẹ̀ sincerity fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan so ti sincerity ìbá ti wá wà ń bẹ̀ tẹ́yẹn ṣe ń torí ọlọ́run ọba ó wá kú ipé kí mẹ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì pé òun náà ní pé iṣẹ́ yẹn ìjọba ọlọ́run ọba mú ìjọba ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam <clears throat> nínú kan ti yẹ kí yẹ wá gbọ́ inú wípé kò wá tó ká wá gbé ọ̀rọ̀ ẹnìkan síwájú ọ̀rọ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam èyàn rí ẹ̀rí nínú Qur'an àti ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam lórí pé nǹkan báyìí báyìí ní ẹsí sí ibùdó ma ṣe báyìí kẹ ma ṣe báyìí káwá rí ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn ọmọ Nabi Adam alaihi salam léyìí tó wá takọ ọ̀rọ̀ Nabi Muhammad sallallahu alaihi wasallam yìí kò tọ́ kíyàn wá gbé ọ̀rọ̀ Nabi jùlẹ̀ àbí nítorí pé yẹn nífẹ́ rẹ̀ ní àá ṣe tí ìbá ń bẹ̀rù ẹni ẹ ṣe yẹn gbọdọ̀ abẹ́rù èyàn jọ lọ́wọ́ bá tànàbí lọ ní sallallahu alaihi wasallam tí yẹn bá wá nífẹ́ yẹn ìjẹ́fẹ́ yẹn gbọdọ̀ kọjá tọ́lọ́wọ́ bá tó gbọdọ̀ kọjá bí yẹn ṣe fẹ́ràn annabuwa Muhammad ní sallallahu alaihi wasallam tó gbọdọ̀ rí bẹ́ẹ̀ Ọlọ́run bá inna Allaha sami'un alim ọlọ́run mú pé èyí tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ẹ má ma gbawájú ọlọ́run bá síwájú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ yé gbawájú ọlọ́run bá ẹ yé bẹ́ síwájú ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ at-taqaddum bayna yadayi bayna yadayi Allahi wa rasulihi a ìtumọ̀ ìmá síwájú kí kí pè kọ́lọ̀ bá pàṣẹ kí wọ́n bí wípé no kò ẹ kò ní ẹnìkanáà ti ní aṣe báyìí kí wọ́n fi yíó lẹ̀ kí wọ́n sì tẹ̀lú nídẹ̀yìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àbí kí èyàn má farabalẹ̀ èyàn fẹ́ sin ọlọ́ọ̀bá pẹ̀lú èyàn fẹ́ fi kíníkà jọ́sì fún ọlọ́ọ̀bá ẹ́ kí mọ́ wá wípé ǹjẹ́ ànẹ́gbòlà nẹ́bì sí kọ́ wa sallallahu alaihi wasallam kí ẹ ma bẹ́ síwájú kí ẹ ma bẹ́ kí ẹ ma bẹ́ kí ẹ ma rò bóyá èyàn lè rẹ́sìsì èyàn mẹ́sìsì jù ànẹ́gbòlà sallallahu alaihi wasallam ilé nǹkan ò babban láàdẹ́wò tó ní agbára ni gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ya nabi sallallahu alaihi wasallam pé la ta'ata li ahadin fi ma'siyati llahi innama ta'atu fil ma'ruf kò tọ́ kí ẹ ma òbí ẹ̀ nìkan níbi tó bá ti lè jẹ́ ìṣẹ́ lọ́wọ́ bá wú ibi tí yẹn ti lè òbí èèyàn oyin tó bá ti bá sí ọlọ́wọ́ bá mú àti Muhammad sallallahu alaihi wasallam ló jẹ́ kìtàbá ní kẹ ó stress àti ìmọ̀ òbí àwọn òbí ọlọ́ọ̀bá fi rinlẹ̀ gan ó ti ẹ̀tọ́ yá wa wassayna al-insana biwalidayhi hamalathu ummuhu kurhan wa wada'athu kurhan aya pọ̀ gaba tọ́lọ̀ ti ń dákọ̀ àwọn òbí àwọn òbí àwọn òbí ẹ̀yẹ́ gbọ̀dọ̀ òbí wọn kódà obedience kò bá tako nǹkan tí wọ́n fẹ́ nínú ọkàn ti ẹ àyín ah, tèmi fẹ́ ní kí mo fẹ́ lọ báyìí òbí wá ní lọ báyìí wà láì òbí tó bí ní lọ lúgbọ̀nù kódà kò bá àtakò fẹ́ ní ti ẹ́ gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà àṣẹ pọ̀ gan tọ́lọ ń pàwọ́lá ṣe pé kẹma òbé àwọn olórí àwọn tó wà in charge alámọ̀rí ẹgbùdọ̀ mọ́ gbọ́gbà sí wọn lẹ́nu àṣẹ pọ̀ gan ẹgbùdọ̀ mọ́ bú wọn ẹgbùdọ̀ mọ́ sípè fún wọn àmọ́ tó ń ti pé ọlọ́run wá strẹ́sì ànẹ́bì strẹ́sì ìmọ̀ òbí àwọn òbí àti àwọn olórí ọlọ́run tó wájẹ́ kó wá yíwa gẹ́gẹ́ lànẹ́bì sàmàsà pé tó bá pàṣẹ káwá sí tí wà dáńkọ́ à ní òbí olórí wá dé ní ìsẹ̀wá ní pé ẹyẹyẹ ẹ gbọ́dọ̀ kí òun ma àwọn ma kí òun ti wá àwọn akọ́ àwọn sójà sínú ibùkán mọ́ lú ogbóyín àtọ̀ ẹyà mọ́ lù wá àmáwò mọ́ kí òun lọ́pọ̀ sáàmọ̀ sẹ́pẹ̀ fún wọn ní àbájáde lé wọn lórí ara nísìnyìn kódà tí wọ́n sàlúwà fún ní kọ́nà kó bá tí wọ́n sí àmọ́ àwọ́mọ̀ kí wọ́n ti wá ó yẹ ni musulmi ọyẹ obìnrin ẹ gbọ́dọ̀ ló hijabu mọ́ áhùn àwọ́mọ̀ lóòtọ́ wọn ni áwò bí olórí àmọ́ tó bá ti lè jẹ́ èyí tó bá ti takọtọ́lọ́ àti tàbí wọn ni áwò bẹ̀rẹ̀ ibẹ̀ òbí ń sọ fún ẹni sí pé ó yá kí ní ń pè báyìí ó gbìlọ́mọ́ mútí á ní ara rárá à ní mútí ah, èmi lóbi rẹ̀ mo ní kò mú tí ọlọ́ni mo ti ó ti takò àti ọlọ́run àti tànẹ́bì sọ̀rọ̀lọ́sọ́lá tọ̀ tí ó tùwẹ́ ní káwà ní tún wà ẹlẹ́kọ̀ọ́ sáwọn òbí náà igé orí òkè ẹ̀ pé bàbá orí òkè bá ẹ̀ nílàkáyò ẹ̀mí lẹ́ni mọ́ mú sí ẹ̀kùn ní sẹ́yìn náà tó wó kí ní ọlọ́ọ̀bá àti òṣùwọ̀n tó ti pé yóò ní òbí o tó ti bẹ́ẹ̀ náà kọ́ ẹ jẹ́ ká notice kìíní yìí olórí àtàwọn òbí ipò tọ́lọ̀ bá gbé wọn sí kìí ṣe pò kékeré ipò tó lágbára ní ipò àṣẹ náà wà ipò ká pàṣẹ ká sì gbọ́ ká gbà sí wọn lẹ́nu náà wà ọ̀nà kan táà ti gbọ́dọ̀ gbọ́ oní tó máa ti pàṣẹ tó takọtọ̀ ah, ní ni àbí pẹ̀lú iṣẹ́ ìṣẹ́ wọ́n ó tún ti ń takọ̀ ó takò àṣẹ Ọlọ́run bá ní ó tó padà wá ń takò àṣẹ Ọlọ́run bá ìdí àwọn pọ́ǹtì alìbì láti gbọ́ yìí ẹ̀rí eléyìí pé alìbì sallallahu alaihi wasallam ó rán àwọn ìkan níṣẹ́ tí ó tẹ́ bá dẹ̀ lọ àdíjì dẹwà tí a kí bẹ́ẹ̀ mẹ́ta lẹ́yìn sí ìrìn àjò alìbì ní pé ẹyẹ nìkan kó jẹ́ bí àmírù fún náà pẹ̀lẹ̀ ní àmírù sáfàr so ẹni ẹni wà jáde alámọ̀rí ní ìrìn àjò àṣẹ tó bá parí ẹgbùdọ̀ bèèrè tí ti tapàṣẹ lọ́wọ́ tàbí sallallahu gbà mẹ́ta lájọ́ sí ìrìnàjò àbí àbó àfá ẹ̀yìnlẹ̀ wà ìjájì àfihàn wà ní orí ìrìnàjò tàn lọ yìí tó bá dé kọrọ ẹjá ló bí ẹjá sí níbi ẹ̀sì nínà ní wọ́n wá àlẹ́gbọ̀n rẹ̀ nìkan gbé ìwọ lídì wọn lọ wọ́n wá débì kan wọ́n wá sí tó bí inú ẹmọ́ tó sọ́jọ́ ó ní ogóyá ẹ̀lọ gẹ́gí wá wọ́n á gẹ́gí gbígbẹ ó wá gẹ́bà wá ní kẹsánẹ́ sí ó ní ogóyá ẹmọ́ kó ilé ìní ah, ẹni àwọn kan ní ẹjá kó sí ànẹ́bì ti ní ká òbí rẹ̀ sallallahu alaihi wasallam ní ẹjá kó sínú náà ànẹ́bì tàbí ya òbí rẹ̀ àkẹyà ara wọn ẹjọ́ ah, ẹmọ́ ti kó sínú náà ẹjá ṣe sùúrù fún ẹdìkẹ́ kò sákàdà kó sínú náà gbàtàwà dọ́dà lẹ́gbàdà sallallahu alaihi wasallam àwọn aṣọ tó ṣẹlẹ̀ fánàbì ànẹ́bì ni pé ìbáyé kí bí ẹlọ kó sínú náà ni ẹ̀ ní jáde níbẹ̀ bí yamọ́ kìí ẹ̀rí jáde bẹ̀ because ẹ̀rí ti wọ́n kùnrin ní pé wà látẹ́kùtùlú and fúsàkùn ayà ti wà tọ́lọ̀ ti ní pé ẹ̀gbọ́rọ̀ para yí ẹni ilú òtọ́ ànẹ́bì ló ní kẹ tẹ̀lé àmáṣẹ́ tó wá payí ó ti takò àṣẹ́tọ́lọ́ ogbùrọ̀ òbí rẹ̀ tó lọ́tí wà látẹ́kùlù àǹfúsẹ́kùn tí ó tó bá lọ para rẹ̀ kò ní sí ẹ̀sìs wọn yàmọ̀ kìyàmọ̀ ẹgbẹ́ ọdún ṣe bí wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà lóní káwò bẹ́ olórí ẹni kó tó wá pàṣẹ pẹ̀lú tó wá tako ọlọ́wọ̀ ọba lọ́mọ́ tó ló jẹ́ pé kò wá sí excuse for anybody lórí pé ẹ̀yìn kìníkẹ̀kìníkẹ́ kódà kó jó bí èèyàn tó bá lè pàṣẹ lọ́lọ́bìnrin sọ́dún kòránì pé wà ìjáhàdáka على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما aya yìí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ gbọ́ gbà ọlọ́run ní pé ọgbàtọ́nà kọ́kọ́ ní ẹ̀wọ̀bí àwọn obìnrin yíò ní tó bá ti ní ẹṣin ní ẹṣin ọlọ́wà ní àmọ́ tó bá fẹ́ jẹyìn pa láti ṣe ẹbọ pẹ̀lú èmì ọlọ́wọ́ bá ní tẹ́ẹ̀ nímọ̀ ìgbàmí ọlọ́bọ̀ dápọ̀ nǹkan tó tóbi láti lè fi kó àwọn tó kéré sínú àbígbàmí kọ́lọ̀ dápọ̀ nǹkan tó fẹ́ kéré jù láti lè fi kó àwọn tó tóbi sínú kékeré ọ̀tọ̀ pé ọlọ́run dápọ̀ ẹbọ nìkan kékeré ẹbọ nìkan wẹ́ sí ìjẹ́ kí ṣe ìṣẹ́bọ ni tẹ̀fíkẹ̀ ìṣẹ́bọ ọlọ́run yìí mọ́ sí ni ara o gbóyìnà sínú tọ́lọ̀ ma ń dápọ̀ nǹkan tó tóbi ńgbà mẹ́ láti lè fi kó àwọn kékeré sínú àbí kó dápọ̀ fẹ́ kékeré kó kó àwọn tóbi sínú ẹni fọ́ ní example ọlọ́run tó wà látẹ̀kún láhùmá ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ ṣe sí ọ̀dá òní úfù ní kíkẹ́yàn kan ṣe bí ọláwọ̀ ọ̀fẹ́ kíkẹ́yàn kan sọ bí pé kíni kíkẹ́yàn kan kù sí kíkẹ́yàn kan ẹmọ̀ kíkẹ́yàn bínú jáde kó wájú rárá torí èyí tó náà ti pàṣẹ ọlọ́run náà máa sọ kékeré o kó lè bá kó gbogbo yóò kú náà sí lórí ìtumẹ̀ ní pé any form of àìlẹ́kọ̀ọ́ disrespect ó gbọ́dọ̀ sí sáwọn òbí kódà kó sí kò sí kójẹ́ ní ìdàgbà tó wà láì kányọ lọ lọ tawá bó sí mọ́ bàtà sórí ni wà náà gbọ́dọ̀ lọ́wọ́ àjẹ́mẹ̀ ó sì fún wájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọ̀nà tó yára tí yẹ fi gbà tètè sí fún wájú ọlọ́wọ́ ọba tú àwọn òbí tí yóò bá òbí àwọn bí àwọn guys méjì nìkan lọ́jọ́ sọ̀rọ̀ ni àpọ̀psí kí ló ń ṣẹlẹ̀ kọ́lá àwọn wà ìlẹ́kọ̀ọ́ jẹ́ ilé ìran fi àbáyẹ̀ gbé pọ̀psí kìní kan àwọn wà kí nìtún ogun rẹ̀ rẹ̀ ń bá òbí ẹ̀ sọ̀rọ̀ ẹwàjọ ogun ẹ̀ lójú báyìí ẹjọ́ ṣe dédé báyìí nílò kó ti ga jù mọ́nà òtún àwọn ẹjápọ̀ jámlò ìmíjáde ìmíjáde ìmíjáde gbogbo àwọn ilẹ́kọ̀ọ́ yìí ó yára kó báyìí gẹ ẹwà nìkan nínú àwọn tí alẹ́sọ̀sọ̀ ó dákọ̀ ìgbẹ́lẹ́gbẹ̀lẹ̀ ways and foreign àníbì sọ bí ṣẹ́bí ìgbésà kọrí ó jẹ́ mọ̀júbúrù lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn mọ́sán lọ àmọ́ lọ́dọ̀ lọ́wọ́ bá nínú ọ̀nà tàbí súnmọ́ lọ́wọ́ bá ní ìgbésà kọrí àìmọ̀dọ̀ sí máa àníbìwọ̀n sọ fáwọn sàábà kí tó bá rí ní ọ̀yìn sàábà ẹni kó ìmọ̀ kódà ìtàn tó bí wá pé a mọ́ ọkùn ìyá rẹ̀ káàkiri ni nígbàtí ò bèèrè náà a mọ́ ọkùn káàkiri àwọn òní fíyà ilẹ̀ rẹ̀ Abubakar radiyallahu anhu Abubakar omi tá Abubakar fi kú nígbà tó a máa lọ sí ayé ibi táwọn ibi táwọn ètò máa ń pa ní tẹ́mọ̀ hajj ẹ̀yìn tẹ́ jára àníbẹ̀ ọmọ bèèrè ọmọ ọmọ Yemeni ẹ̀yìn ara Yemeni dà wọ́n di tàílágbájá láàrin gbogbo ọdún Umar a máa ṣe bẹ́ẹ̀ tí mọ́ ìfẹ̀lẹ̀ rẹ̀ wọ́n ti gà lọ́wọ́ rẹ̀ iṣẹ́ ìbádà ti máa ń ṣe méjọ́lì tó mójútó ó ní àwọn òbí ẹgbọ́tọ̀ wípé abánàbí sallallahu ó ní man ahaqqun nas bi husni sahabati tàbí ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí jù kí ma ṣe dáadáa sí anábì ní pé ó mọ̀ kí yáre ní ó ní fún mamani lẹ́yìn ìyá ìtàlókù anábì ní ó mọ̀ kí yáre tó ní oní ta ló kú lẹ́yìn ẹ̀ àníbi ni fún àbú lẹ́yìn ló ti di bàbá rẹ̀ tó ti gbé pé àwọn òbí ọlọ́wọ̀ fi ọlọ́wọ̀ kó yẹ wọn kéré ṣẹ́wàrí spesifikali ìyá tọ́nà bàbá ti ní pé àwọn òbí ọlọ́wà tó yọ ìyá sọ́tọ̀ torí ìyá ẹ̀ àwọn ìyá yẹn sí àgbákò wà náà ní ẹni tí ẹ̀jẹ́ kéré tí ẹ̀bá ọmọ kéré tí ìyá bá ń gbé ìgbẹ̀ ọmọ ọmọdúnlá tí ìyá rẹ̀ ti gbé ọkọ̀ nínú gbogbo tó tọ́ sí wọn lára wàhálà pọ̀pọ̀pọ̀ wàhálà gẹ́ lórí ọmọ lágbàtà ti lórí yẹn ni wàhálà natural ẹlùmí ò ní tó fi lórí gbogbo lẹ́mọ̀ tí ẹ báyìí wàhálà ti dàmú ni tó bá tó fẹ́ bímọ náà wàhálà tó ní àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyẹn so ló jẹ́ kí Islam mọ́ kò yẹn wọn kéré ibi àní ọ̀nà kan tó ti gbọdọ̀ òbé wọn o ní pé tán bá ya sọ pé kó o sí tó takòtọ́lọ̀ because Ọlọ́run ju àwọn náà ah ìyá yìí ní ṣe ah, ilé yìí kódà ó fún wa wá bó ti ṣàlàyé fún wọn ni

wà án àmàlà sọ́líhán tẹ́rọ òbí ọmọ sàdúwà fún àwọn ìyá rẹ̀ ẹ̀ fún àwọn òbí rẹ̀ wípé ọlọ́ọba bá mi ṣe dada fáwọn òbí mi lẹ́wà tó láti pé 40 years tí tó bá sì láwọn òbí láyé wà láì èyẹ́ sì ní opportunity tó lágbára gan láti mọ́ ọlọ́ọba subhanahu wa ta'ala kí sì láwọn òbí láyé so ẹlòmí ni tó mọ́ ń dúyẹ̀ ní pé ẹlòmí ó rẹ̀ sí àwọn ará àtà jọ àwọn fẹ́rẹ̀ tẹ̀lú wọ́n láti ìwà burúkú níwà yíò ìwà tó burú jẹ́ ìwà yìí kí ẹ rẹ̀sìpẹ̀kì àwọn ará àta ju àwọn pẹ́yẹ̀tì tẹ̀yẹ lọ tí bàbá kà bá ń bọ́ sọ̀rọ̀ ta àbí tí kà bá ń bọ́ sọ̀rọ̀ ta owó bó ṣe mọ́ ṣe tó ṣe rá mọ́bí òkè mọ́bí dájú tí kà bá ń bọ́ sọ̀rọ̀ bó ṣe mọ́ so àmọ́ ọ̀nà kan kátùmọ̀ tẹnumọ̀ ọ̀nà kan òbí wá ní kó wá sí tó takòtọ́lọ́ ọba ti tàbí nẹ́bí ah mọ́mí ilé yìí takòtọ́lọ́ takòtà nẹ́bí ní sallallahu alaihi wasallam ah ilé yìí mọ́jì á sí ah kódà ẹwò kódà ẹwò kódà yìí yàbí ìbẹ́rẹ̀ ni a lọ lè ké kódà ẹ̀ẹ́ta ìtẹni akọ́lẹ̀ ké kama takọ̀lọ́ ọba ti tàbí nẹ́bí sallallahu alaihi wasallam ilé ah ẹmọ́jì á sí ẹmọ́jì á sí ẹmọ́jì á sí bí ẹ̀sẹ̀ mẹ́ ń ṣe nìyẹn tó jẹ́ ẹ̀dá pẹ̀lẹ́ ká gbọ́ ilé dada parí fún tèlé inṣáàlá Ibn Abbas sọ pé arahum sayahlukun aqulu qala an-nabi sallallahu alaihi wasallam wa yaquluna qala Abu Bakr wa Umar oníṣẹ́lẹ̀ kẹta ṣẹlẹ̀ ní ayé àwọn sahaba gbọ́nà láì àríhìm tí Abubakar Ibn Abbas sọ rẹ̀ nígbà pé hajjúlé ló yẹ kíyàn ṣe hajjúlé lànàbìmọ̀ ṣe olùlànàbìmọ̀ ṣe ẹni wá ní bọ̀ ilé ìyà Abubakar àti Umar bá ṣe ah Ibn Abbas ní kí mú pẹ́ ti fẹ́ sófò èmi ń sọ fún ipá nẹ́bí ń sọ ìwọ ń sọ fún pé Abubakar àti Umar ń sọ Abubakar àti Umar sahaba àwọn sahaba tí wọ́n tí wọ́n gbọmgbẹ́gbẹ́ ní ojú ẹjẹ́ kéré o ah, tó ti bẹ̀rẹ̀ bà tí sọ pà lẹ́bí ló sọ ilé ìwọ kò tọ́kùn o tó tọ́kùn sọ fẹ́lẹ̀ pé ẹ̀yìn lágbàjálẹ̀ tó sọ abẹ̀dẹ̀ kò pọ́ sí òmìnà wọ́n sọ bẹ́ẹ̀ òmìnà sọ bẹ́ẹ̀ àtọ́sọ́rọ̀ àjẹ́bìsànlá àjẹ́sẹ̀lá tó kílẹ̀ ó wá bẹ́rẹ̀ sọ lórí pé lágbájá nà sọ báyìí kò pọ́sílù nígbàtí ìbá ní sọ báyìí nípa Abubakar àti Umar radiyallahu anhuma tó ń ti gbígbàgbà méjèèjì bó ni ó sì wá sọ bẹ́ẹ̀ kiri sáà nẹ́bí so tó bá ti rí evidence kan tó ń

so àwọn kí ní nǹkan òun ni àwọn ojú ọ̀nà tó yẹ kí mùsùlùmí máa rí tàbá fi rí ní ìrùgbé ẹ̀sìn ọlọ́ọ̀bá gbọ́yí tàbá rí ojú ọ̀nà yìí kódà kò ní mọ́ sí àwọn wàhálà tàbá ń fèsì àwọn issues problems kò ní mọ́ sí sàbí ọlọ́ọ̀bá kó ṣe dáadáa fún wa ní ayé yìí ó jẹ́ kábọ̀ ọlọ́ọ̀bá pàdé subhanahu wa ta'ala pẹ̀lú dáadáa So آه، هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته